الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين إليتي أشياء لا يفون ولا رأي هناني دعاء الدعاء المستجاب ونينو ودعاتي يلي ماشي léètí Allah subhanahu wa ta'ala tí ó dẹ̀ mọ́ ń tẹwọ́ gbà lẹ́yìn gbẹ̀rẹ̀ àwà ṣàlàyé fún àwọn pé la tad'u ma'a Allahi ahadan ẹ má pè ní kankan ní dẹ̀yìn ọlọ́run subhanahu wa ta'ala so wọ́n kọ́ aláwọ̀ du'a yìí kalba man tó yẹ káṣe wọ́n ti kọ́ wa ní du'a wul istikhara wọ́n kọ́ wa ní du'a ta ma fi ń tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba wọ́n kọ́ wa ní du'a shifa du'a ta ma fi ń tọrọ àláfíà problem ta mọ́ sábà nínú wípé afẹ́sẹ̀sà nǹkan afẹ́ṣe kí ní kan kí ló yẹ ká ṣe dùá ta ṣe ti wà àìsàn ṣe mí kí ní kan ṣe mí ibi kan rú mí ibi kan dùn mí dùá tí yóò ṣe dùá yẹn náà wà àwọn dùá wùlá tó lè máa ṣe tánàbí kọwa sallallahu alaihi wasallam tó rinlẹ̀ díẹ̀dọ̀ rẹ̀ àwọn dùá yẹn náà wà nígbàtí ìbá ti wá láwọn dùá ربنا ربنا أقبل قرآن قبان ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكنا عذاب النار gbogbo àwọn ilé ìdùáni dùáni tó wà nínú Kùránì tó wà nínú àwọn àhàdíthà Nabi sallallahu alaihi wasallam àwọn dùáyì ó tó wa wàláyì ó tó wa ó jẹ́ ká rọrọ̀ kó níbi ma lọ síbi sàárè ó jẹ́ ká ta'ara min al-layli faqala لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير ẹnikẹni tó bá dílógún tó bá ń ṣe dùá yìí pé la ilaha illallah mo jẹ́rìí pé kò sí ẹnìkan tá a gbọ́dọ̀ máa jọ́sìn fún lódodo àyàfi Allah wahdahu onikani la sharika lahu kò ní amúgbámẹ́gbẹ̀ kò lórogún kan ẹ̀rí káwọn dùá yìí tó wá ní kíníkan àtọ́

ìwọ ní ẹ̀yìn mo fẹ́ wo owó mo lè ní tí fi kọ́lé ilé tó tóbi gan bàbá tó lọ bá èyàn tí bá ti ẹ̀dá sọ fún ni tọ́rọ ẹ̀láwò bàbá tó lọ bá nìyí ó rílé hẹ́gẹ̀ ẹ̀gẹ́ tí ń gbé ni òun ò ṣe ṣe rú kíní fúnra rẹ̀ kó ń kọ wulé òun ó sì wò náà kó náà kọ ọ̀dọ̀ tẹ̀ ní ó ti wá gbowó so lahul mulk wa lahul hamd ọlọ́ọ̀bá ló ní ìkápá nǹkan òun sì ní gbogbo ọpẹ́ tọ́ sí ìgbà tó ti gbà pọ́lọ̀ọ̀bá ló ní ìkápá gbogbo nǹkan ọdọ́ rẹ̀ nẹ́bẹ̀ẹ́ ká máa bèèrè rẹ̀ yuhyi wa yumiit <laughs> ẹ̀tùgbò nǹkan báyìí ọlọ́ọ̀bá ní mọ́ ń fún ẹ̀lẹ́mi òní mọ́ nǹkan tawhid ló kúnnú àdúrà látòkè délẹ̀ àti àkídà tó lálàáfíà kẹ́nìkà máa dẹ́rù bà wípé wo àwa ó pa ọ́ rẹ̀ ah ó pa mí àrí òkè mọ́ bọ̀ wá ó ti ní kanú àwọn bàbá tó ti kú bí àwọn bàbá àbí grandfather tó ti kú tó dẹ̀ fẹ́rẹ̀ wọn kọ́kọ́ wá jí wọn nù sàárè ìnàkáwò eh, eh, kó tó pa ìmí àbí kọ́kọ́ jí onú sàárè náà tó bá ti jí jáde in tó wá gbẹ̀yìn àdúwà ní pé ìwọ ọlọ́ọ̀bá ní pọ́ọ̀pọ̀ nǹkan ló lágbára lórí ẹ̀ ìdẹ̀n tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹjá kó gbogbo alámọ̀ríwá síwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala so nínú ẹni subhanallahi walhamdulillah wala ilaha illallah wallahu akbar wala hawla wala quwwata illa billah lẹ́yìn gbàyẹ wọ́n sọ wípé anẹ́bí wọ́n sọ allahumma gfirli ah allahumma gfirli ọlọ́ba foríjì so àwọn àdúwà ní èyàn tí ma ń ṣe náà nínú ẹni pé Ànábì sallallahu alaihi wasallam gbọ́ tọ́kùnrin kan ṣe dùwà kan ọkùnrin ni pé allahumma inni as'aluka bi anni ashhadu annaka anta la ilaha illa anta ẹwọ́n tẹ́ ní ìfin tọrọ lọ́dọ̀ Ọlọ́hun Ọba subhanallah àwọn sàhábà ni o kò ní kí Ọlọ́hun ẹ wọ́lá nẹ́bí Ọlọ́hun wọ́lá àwọn abóyún ayé ọlọwọla nkà nǹkan mẹ́ta tí ò ní di mẹ́rin kí ni nǹkan mẹ́ta ọlọ́run ha wọ́lá ho kò sọ bẹ́ ó ní ọlọ́ba wọ́lá wípé mo jẹ́rìí wípé kò sí nǹkan tá gbọ́dọ̀ mọ́ tó lo kí ló fi ń sàtẹ̀gbìnà nínú ẹ̀ ní pé kí yẹn lu àwọn orúkọ ọlọ́ọ̀bá àtàwọn orin rẹ̀ ọlọ́ọ̀bá wọlá pé wọ́n ni asẹ̀míyà ọlọ́wọ́lá pé wọ́n ni abrahman ṣàánú ọlọ́wọ́lá pé wọ́n ni alkafuru foríjì mi kò síbi tẹ́ ti ní àwọn fọ́lá nílẹ̀ bitọrọ rí intanẹ̀bí tọrọ pọ̀ gan jaburata àwọn yóò ni nínú ẹni pé èyẹ́ lè fàwọn sí wallahi

àwa rí pé bọ́lọ̀ ṣe kọ́ wa ní bá nẹ́bí ṣe kọ́ wa ní sallallahu alaihi wasallam ẹwà wàdí tó pọ̀ta lẹ́fẹ́ tọ́lọ́dọ̀ lọ́wọ́ bá àwọn èèyàn sì nílò wọn ò nígbà irọ́ èyí tán padà mú wá lẹ́yìn lẹ́yìn ohun tí ó lẹ́rìí kódé tó ṣe kó lè sọ̀rọ̀ ẹ̀dẹ́lẹ́ bọ èyí ò làwá fẹ́ ti wá àwọn èèyàn sàyà alágídí náà ni so ó wá ní kí ọlọ́mọ wá ń bẹ̀ wọ́lá pé mo ń jẹ́rìí pé ìwọ nìkan ló yẹ ká mọ jọ́sìn fún kò sí orogún kò sí ọba kan pẹ̀lú rẹ̀ al-ahadu samad ọba kan ọba tí gbogbo ọkàn tí ma ń so mọ́ alladhi lam yalid wa lam yulad ọba tó ṣe pé kò bímọ ẹnìkan ò ọba tí ò bímọ tẹ́nìkan ò bí wa lam yakun lahu kufuwan ahad kò sì ní ẹnìkan kan tí wọ́n jọ jẹ́ dédé fàkọ́lá sallallahu alaihi wasallam anábíwa ń sọ pé anábíwa tẹ́nìkan ṣe dọ́ ààyẹ ni ó anábíwa authenticate ẹ̀ ẹ̀pádàbí lọ authenticate rẹ̀ fún àníwà lẹ́dí nẹ́fsì bí yẹ́dì mú fi ọlọ́ọ̀bá búra tẹ́mìyàn ànẹ́bì ń bẹ̀lọ́wọ́ rẹ̀ mú fi ń búra lakọ̀dìsá alàlọ́ha bí asmá ihil adam ẹni ti fi àwọn kọlọ́ọ̀bá tí fi ń tóbi jù ó ti fi pè ọlọ́wọ́ba

ẹmọ́ pẹ̀lú mí dẹ̀yìn ọlọ́wọ́ bá ọlọ́run ni a pè òun straight ni kò ní kátọ́ ma sọ pàwọn ènìyàn kan ní ǹkan pé ọlọ́wọ́ bá ẹlùmí wà rò pé ẹmbọ̀ ẹlẹ́ṣẹ̀ lè mí ní tàlọ́lọ́wọ́ ní gbádùá rẹ̀ àwa yìí ti báyé jẹ́ gan ẹ̀yìn òkè sórí ipò kọ́kọ́ gbà ìpẹ́lẹ́ṣẹ̀ yàn wàláhì solution rẹ̀ ti kọ́kọ́ solve 50% sẹ́rí solution sí problem yẹn ó kọ́kọ́ mọ́ bẹ̀rẹ̀ láti gbé kí wọ́n rẹ̀ kọ́kọ́ gbà pé Ah, wallahi ẹlẹ́ṣẹ̀ ni mí o ẹlẹ́ṣẹ̀ ni mí o mo ti ṣẹ̀ ọlọ́ọ̀bá o ó dá ọlọ́ọ̀bá ló fi jẹ́ pé púpọ̀ náà dùwá tánẹ́gbọ́n kọwọ́ èèyàn ó lá púpọ̀ nínú rẹ̀ àníbọn sábà bẹ́ẹ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ tawhid láàrín mí nínú rẹ̀ àníbọn bẹ́ẹ̀ pẹ̀lú pé èyí ó ti istighfaru síwájú ilé kọ̀kọ́ tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ pé ọlọ́ọ̀bá mo ń jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ mi fún ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá mọ́ mo tún wá ń jẹ́wọ́ rẹ̀ ipẹ́ lẹ́ṣẹ̀ ní mí ọ̀rọ̀ bá dákùn foríjì mí ẹ̀ẹ́ bí ọlọ́wọ̀ bá mọ́ wùlẹ̀ dàmọ́ ara rẹ̀ páwọn àpá kan ní ọbọ̀ bí ọlọ́run kò sí tó bẹ́ fi ṣe àwọn ẹnìkan wọ́n bá jòkó sínú ilé ẹbẹ́ àwọn ayayàsín lera àwọn ọmọ lọ́wọ́ wọ́n jayàsín wọ́n ja ìsáwákà ìsáwówó wọ́n tún wá fáwọn ayà kòránì lókọ tàbátì báyìí ni àwọn ìjòkó yìí wàláhì in tẹ́mì ti jòkó bẹ̀ dáadáa rẹ̀ tàtẹ̀lẹ́ àwọn àfá lọ dáadáa nígbà tí ẹ fi jẹ́ secondary command àwọn àfá yìí a kàn ń gbóó lọ́wọ́ lásán ok ìjọ kan wà tàti fi afẹ́lọ ẹni ẹ wọ́n ṣẹ̀ sí iléeṣẹ́ kan yìí afẹ́lọ ẹni ká bá wọn sa ṣe yasin ni wọ́n náà fi yasin yasin 41 nílànà sàlẹ̀ bàbá yìí yasin 41 olóńsàn ìwọ gẹ́gẹ́ fún ààrẹ ó ṣe jílòun kó ṣe kìyàmù lẹ́yìn wọ̀nẹ́sù bí yẹni ẹ̀rọ wọ̀nẹ́sù yẹni ọmọ nígbàtàwọn yẹn tó wọn ó ṣe bí wọ̀nẹ́sù ni yẹn kó wà bí ọlọ́ọ̀bá àkọlọ́ọ̀bá ìkọbẹ̀ ìgbẹ̀ ṣe mọ́ gbẹ̀lú ọlọ́ọ̀bá lọ́wọ́ kó bí ọlọ́ọ̀bá ní tó bá lágbára mẹ́ kó wá òbí ọlọ́ọ̀bá ó gbà lọ́wọ́ rẹ̀ àwọn jíjẹ́ ọba kó bí ìtànẹ́síwájú báyìí ọba sẹ̀yà tó ń wọ́n gbọ́ra abáǹkà

kí n tó ayò kẹta àtàjọ àà tó márùn àbí mẹ́tàbà ìdí ìsànẹ́sẹ̀ ti tán wájú lọ 41 àà bó lẹ́sẹ̀ ká igi ìsànẹ́ 41 sí tán ìyìn tí kẹyọ kẹta kí mọ́lẹ̀kẹ́ jù mẹ́ta àfẹ́ igi ìsànẹ́ kí ló ṣẹlẹ̀ àwọn èyà ti ọjọ́ ti ká àti lọ sí ibi nàhágùn kọ́dìrì ní ilẹ́sùn kọ́dìrì ní ànẹ́bí pé àyẹ́sì sọ ìdìnàhágùn kọ́dìrì ní ìrọ̀rin tàwà ń bí náà sọ́yìn ọ̀sán láì lè mọ́ sí lélátùn kọ́ dìkì tí wọ́n bóyọ́ sàn ni àwúyàwó bóyọ́ sàn ló gbìnà àbí kò yé wọn ni wọ́n bá sa kíní fún wa mil kíní kí gọ́sí ọtí wọ́n pé kò kàn a 10-10 and eh, pages 10-10 so a gbogbo tí ní àti tí sí àwọn yẹ́sà ń jà sílì lọ rí lẹ́yìn wà láyà àmẹ́jì láńkà ìrìnà tátó kàtà dáìsọ̀ ti kàwù jù 20 pages tẹ́lẹ́gbẹ̀ wa àwọn tó wù pé wọ́n lè mọ́ kéwò àmẹ́jì ò sì tí ìkàtíwà ní àfù ọ̀rọ̀ náà bá nẹ́nu àdúrà tọ́nà bọ́ gbọ́ nẹ́nu àfáà ìdáfẹ́ bá àkàtíwà náà ó gbàbá yìí wà lẹ́kẹ̀fọ́ tọ́bà ó ti ká gbogbo kìnnítàn intaha ọlọ́bọ̀ sì gbàgbàdúwà ṣe dùn ní ẹ ṣe bá nẹ́bí ṣe ń kàkùn ránì ní ẹ tàbí ní pé mọ̀ àwọ́dà àyẹ́kọ̀ọ́ al-Qur'an kama unzila ala Muhammad sallallahu alaihi wasallam falyaqra ala qira'ati ummi a ibn ummi abd wọ́n tó bá fẹ́ kàkùn ránì gẹ́gẹ́ bó ṣe bọ́lọ̀n ṣe sọ́kalẹ̀ fàlì nábi kó kà gẹ́gẹ́ ka Kùránì bí tuma nínà pẹ̀lú pẹ̀lú fọkànbalẹ̀ pẹ̀lú kíyàn sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀yìn ọ̀rọ̀ Ọlọ́run ló ń kà a'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin ó wà mọ́ tàbí ẹ̀jẹ́ aburahmanir rahim bẹ́ẹ̀ ló kẹwọnú sí ẹjòkó ẹwọ kí lọ́nà bá wí bí tí tó kà lọ́rọ̀nú sí ẹnìkà yẹ́ kọ àwọn èèyàn sọ Kùránì di ìwé takàmọ́ ń ká ìwé takàmọ́ ní bùkátà sí Kùránì ìwé tó ṣe pé a máa fi lo 24/7 wá ní àmọ́ òyìn rí ní ṣe pé mo kà ní bùkátà sí lẹ́bí báwọn lómi Kùránì ní ilé wọn orí tẹlifíṣàn náà ló wà ibi tó kùrù ti sí pàdé ẹlòmí ẹ̀yìn Kùránì design Kùránì ẹ̀yìn mọ́tò wẹ̀ ṣẹ̀rá mọ́tò tuntun ẹ̀rọ ẹ̀ ibi ẹ̀rọ ìrìnà gbóǹkan sí ẹ̀bá bí design nígbàtà bá ń tó ṣẹ́fù ló lé ibi tẹ́yìn ó pògùn sí ló wà àmójọ́ kan wá ní pé afẹ́ ọ́ní ẹ̀hẹ́ afẹ́ sí sọ́ọ̀bù tuntun àwọn kò ránì wádà ọlọ́mọ túnú bẹ̀bẹ̀ lọ́mọ ma kòránì ìsìnkú sí ìwé tàbí ma ayyọ́ alìmùsùlùmí na ibadallah nam akaka méjì kutubu fún ani yóò fa masalaye ní àmàjọ́ mi wani da'awatu is izda'a biha wa huwa fi batin al-hut hey adabi yunus alayhi salam Nigbati ó kò lọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ tọ́lọ̀wò sì tí ìfúnláṣẹ́ tọ́lọ̀wà ni ọlọ́wà kádà rẹ̀ pé ẹja gbẹjẹ ó wá pẹ̀ ọlọ́bà fi gùlùmáàtì nínú àwọn òkùnkùn gùlùmáàtì lẹ́ìlẹ̀ òkùnkùn orú dulumatil hut òkùnkùn ní ẹja tó wà wà dulumatil bahar òkùnkùn ẹ̀mọ̀ pé tẹ́yìn bá wọnú odò ní sàlẹ̀ sàlẹ̀ odúdú nínú òkùnkùn mẹ́ta ẹ layers òkùnkùn lànẹ́bì Yunus wà ẹwọ orúsòrò yẹn tàbí kí ànẹ́bì Yunus máa pè ohun kí wọlé ní bàbá kan ló máa pè ẹwọ àwọn ànẹ́bì ọlọ́wọ̀ bà jákẹ́kọ̀ọ́ lára àwọn ànẹ́bì ọlọ́wọ̀ bà kí ni dúà tó pè la ilaha illa anta hey anabi nu anabi adhunnun uh, anabi yunus wọ́n ní pé la ilaha illa anta kò sí nǹkan tá gbọ́dọ̀ mọ́ jọ́sìn fún tó ju Ọlọ́run ọba lọ subhanak mímọ́ Ọlọ́run ọba in kuntu minadh dhalimin ah ọlọ́ọ̀ba mo gbà pé nú àwọn alábòsí èèyàn mo wà anabi ọlọ́ọ̀ba ń sọ pé òun gbà pé nú àwọn alábòsí èèyàn ló ń wà subhanallah wa bihamdi subhanallah so ẹwọ i'tiraf bi dhanb kéyẹ gbà pẹ́lẹ́sẹ̀ ní mí ah, ọlọ́ọ̀bá wo ibi ta bá dé èmi gbà pẹ́lẹ́sẹ̀ ní mí èmi gá wà ní pọ́blẹ́mù wa ọlọ́run dákùn foríjì mí ní ìtawọ̀n náà bí ọlọ́ọ̀bá ń sọ nílé ìfà lam yad'u biha ha muslimun fi shay'in qattin illa fi ní pé rárá mo fẹ́ kọ kọjá ní ìṣòro mo ní kìní kan wájú fún ọ kana rasul sallallahu alaihi wasallam idha nazala bihi hammun yaqul anabi man sọ tí wàhálà bá dé bá nabi tí ọ̀wọ̀ kan bá dé tó tọ́ọ̀chẹ̀ mí anabi anabi ní pé ya hayyu ya hayyu ya qayyum wọ́lọ́wọ́ bàbá tí ọba ayé tí ò ní kú ọba tó di gbogbo nǹkan mú bí rahmatika astagif ọlọ́ọ̀bá rahma rẹ̀ àánú rẹ̀ a òun ni mo fi ń wá ìrànlọ́wọ́ lọ́sọ́dọ̀ mo fi ń bẹ̀wọ̀ lọ́wọ́ ọba àánú ọlọ́ọ̀bá ni mo ń fẹ́ subhanallah alhamdulillah subhanallah alazim ayyuhal muslimuna ibadallah ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ lára àwọn ànábì Ọlọ́run àti bóòdá ṣe rí níbi ma gba ìtẹ́lẹ́ṣẹ̀ níwá ká ma submit fọ́lọ́ọba ká yẹ pẹ̀rẹ ara wa ká ríra bí pé àjámọ̀ nkankan níwájú ọlọ́wọ́ba bẹ́ẹ̀rẹ̀ ká sì ma rí káyé ṣe mótómótó àti ma ṣe gbéraga lórílẹ̀ ma àbí ọlọ́ọba subhanahu wa ta'ala kú fi ẹsẹ̀ nìkankan wọn lẹ́sí ìdodo hadha wa sallallahu wa sallam ala muhammadin sallallahu alaihi wa أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله